Thank you, Father. bàbá. In Jesus' mighty name we pray. Beloved, we enter another section now. All a ti wà ní ìpele mìíràn We into our prayer sections. A ti wà ní ìsọ̀rí you please stand to your feet now? Please let's stand to your feet it. We are praying against witchcraft attack. And I want us to pray with every strength we can gather. You shout like this. Make sure you are closing your eyes and looking unto Jesus, the author and finisher of your faith. You shout like this. Every witchcraft padlock and chain that have kept me in the prison. Break, break, break, break. In the mighty name of Jesus Christ. Witchcraft, padlock, and chain ah, that have kept me in the prison. Break now. Break now. Break now. Break now. In the name of Jesus Christ. Use your two hands. Use your two legs. God. Thank you, Father. In Jesus' mighty name, we pray. Beloved, this second one. Add more aggression to the one you prayed before. Say, witchcraft personality. Blocking good things against me. Hey, it's all Die! In the mighty name of Jesus, sir. Witchcraft personality. Breaking good things against me. In the mighty name of Jesus, sir. In the mighty name of Jesus, sir. Beloved, open your mouth and say, Commanded to die. Jesus' name we pray. Beloved, three powerful amen to that. Beloved, have your seat. Ẹ jókòó olùfẹ́. Beloved, we're in another session now. We are praying against spirit husband and wife. Beloved, if you are here bá wà níyì. Spirit husband and wife. Ẹ ọkọ ọ̀run àti ayọ̀. They are harassing you in your dream. Wọ́n yọ yín lẹ́nu nínú àlá. Rise up on your feet. Irú àwọn ẹni bẹ́ẹ̀ kò ní. You are here. Ẹ wà níyì. Spirit husband. Ọkọ ọ̀run. Spirit wife. Ayọ̀ ọ̀run. Is harassing you. Ó ń tukọ̀ in your dream. Yín nínú àlá yín. Rise up on your feet now. Ìnàró lórí ẹsẹ̀ yín. As you shout this prayer point now. Láti gbà kókó. Say every covenant. Gbogbo májẹ̀mú. Between me and spirit husband. Àárín church is here to separate you, to break the covenant between you and spiritual man. Break it, break it, break it. Holy Ghost, fire, fire, fire, fire, fire, fire, fire, fire, fire. You can do better. You can do better. Look at Jesus here. He's here to Jesus' name we pray. Beloved, the Lord is your strength. Lift up your two hands now and to shout the last one now. It is only Jesus that can separate you from the rage of the spirit husband and wife. Say, Oh God, arise in your power. Say, Oh God, arise and separate me from spirit of wife in the name of Jesus. Oh God, arise and separate me from spirit wife and separate you from spirit of wife. In Jesus' mighty name we pray. Ní orúkọ ńlá Jésù ní agbára. A louder amen. Àní tó lọ sókè. We are in a, another session of our prayers. A wọnú àdúrà mìíràn. Titled. Ṣé àpè ní? Parents interceding for their children. Àwọn òbí tó ń ṣìpẹ̀ fún ọmọ wọn. Rise up to your feet. Ẹ jọ̀wọ́ ẹ̀yin òbí ẹ dìde. Rise up to your feet. Ẹ dìde. Because children are the heritage of God. Torí pé ọmọ ni ìní Olúwa. And declare this prayer loud and clear like this. Ṣé ti sọ kókó àdúrà ìlóhùn òkè gba báyìí? Say power from my place of birth. Sọ wípé agbára láti ibi tí wọ́n bí mi. Powers from my environment. Agbára láti agbègbè mi. That want to use my children to punish me. Tí wọ́n ń dìde láti máa lo àwọn You are a liar. Jẹ́mi níyà, òkúrọ́ ni o. Die. Kú. Cool. Are we ready to pray that prayer? Ṣé a sílẹ̀ láti gbàdúrà yìí? You will raise your voice to this heaven. Ẹ gbé òyìn sókè. Say powers from my place of birth. Ó agbára láti ibi tí wọ́n bí mi. Powers from my environment. Agbára láti agbègbè mi. Assign to use my children to punish me. Tí wọ́n yàn láti lo àwọn ọmọ mi. Wàhálà. Jesus. Kú orúkọ Jésù. Die in the name of Jesus. Kú orúkọ Jésù. Die in the name of Jesus. Ẹ kú ni orúkọ Jésù. Die in the name of Jesus. Kú orúkọ Jésù Kristi. In Jesus. Mighty name we pray. Ní orúkọ ńlá Jésù ni a Take the second prayer point like this. Ẹgbà kúkú àdúrà kejì báyìí. Let us raise up our two hands to God Almighty. Gbogbo wa méjèèjì sókè Olúwa. And declare loud and clear like this. Kí ẹ sì pariwo lóhùn òkè goro báyìí we raise up our two hands to God Almighty. Bí a ṣe gbé ọwọ́ wa méjèèjì sókè sí Ọlọ́run olóògùn. Say oh God my father. Ṣé Ọlọ́run bàbá mi o? Catapult the destiny of my children to the next level. Ẹ ta àyànmọ́ àwọn ọmọ mi pa sí òkè. Oh God my father. Ọlọ́run bàbá mi o. Catapult the destiny of my children to the next level. Ẹ ta àyànmọ́ ọmọ mi pa sí òkè. In name of Jesus. ní orúkọ Jésù. in the name of Jesus. ní orúkọ Jésù. ẹ ta àwọn àyànmọ́ ọmọ mi sáàsì ìpele tó kàn fún ẹyẹ oh wọn lórúkọ Jésù. Ọlọ́run bàbá mi o. ẹ ta àyànmọ́ àwọn ọmọ mi sáàsì ìpele tó kàn fún ẹyẹ wọn ní orúkọ Jésù. ẹ ta àyànmọ́ ọmọ mi sáàsì ìpele tó kàn fún ẹyẹ wọn ní orúkọ Jésù. Thank you, Father. ẹ ṣeun bàbá. Jesus, mighty name we pray ní orúkọ ńlá jésù la gbàdúrà. God bless you mightily have your seat in Jesus' name. olúwa fún yín lọ́pọ̀lọpọ̀ ẹ jókòó ní orúkọ jésù. we are another segment of our prayers. a ti wà ní àdúrà òmíràn. we are praying for the expectant parents. à ń gbàdúrà fún àwọn òbí tó ń wojú olúwa fún ọmọ àti àwọn tó lóyún. so if you know you are here. tí ẹ bá mọ̀ pé wà níbí ẹ ń gba ọlọ́run gbọ́ fún ọmọ àbí ẹ fẹ́ dúró láwọ̀ tó fẹ́ àbí ẹ lóyún ẹ ẹ dìde níbi tí ẹ wà ẹ dìde olúwa yóò bùkún fún yín ẹ lè dìde fún ọmọ yín gbàdúrà àti àyà ọmọ yín arábìnrin àbí ẹnikẹ́ni tí ẹ bá mọ̀. for the fruit of the womb. I want you to close your eyes and you shout at the top of your voice like this. Say powers sitting upon my womb. tó ń jókòó lórí ilé ọmọ mi. sitting upon my safe delivery. tó ń jókòó lórí àti bímọ láyọ̀ àti àlàáfíà mi. powers. ẹ̀yin agbára. sitting jòkó lórí ọmọ mi. sitting upon my self delivery. Ẹ jòkó lórí àti bímọ lórí àti àlàáfíà mi. Ẹ dìde. Die in the name of Jesus. Bí orúkọ Jésù. Be unseated and die. Ẹ dìde ká kú. Be unseated and die. Every power. Gbogbo agbára. Sitting upon my womb. Tó jòkó lórí ọmọ mi. For me not to conceive. Fún mi náà ti má bímọ. By fire. Be unseated. By fire. Be unseated. By fire. Be unseated. By fire. Be unseated by fire. Every power that does not want me to deliver safely, I command you to be unseated and die. In the name of Jesus, be unseated, be unseated, be unseated, be unseated. Thank you, Father. Jesus, mighty name we pray. You shout the second prayer point. Say any strong man from my father's house. ẹ wípé ọkùnrin alágbára yóò wù láti ilé bàbá mi. any strong man from my mother's house. ọkùnrin alágbára yóò wù láti ilé ìyá mi. that has vowed that they will not hear the cry of baby in my house. tó ti jẹ́jẹ́ wípé wọn ò ní gbọ́ igbe ọmọ nílé mi. you are a liar. òkúrọ́ ni of oh, Jesus. That trauma from your father's house, from your mother's house, that is saying there's no way for you to be fruitful. Commanded to die. Commanded to die. say. he say, commanded to die. In the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. Commanded to die. They must die. They must die. They must die. They must die. They must die. In Jesus' name we pray. Lórúkọ Jésù God bless you. Have your seat. Have your seat. Ẹ jókòó. We are in another session. A ti wà ní pele àdúrà mìíràn. We are praying for divine healing. A gbàdúrà fún ìwòsàn àtòkè wá. If you need healing, please stand up. Tẹ bá fẹ́ ìwòsàn ẹ Rise up on your feet. Ẹ God bless you. Ọlọ́run á fún yín. God bless you. Ọlọ́run á fún yín. Please, I want you to play like a wounded lion. Ẹ gbàdúrà kiri tó fara gbọgbẹ́. Say hour of sickness fa àìsàn. in my blood. nínú ẹ̀jẹ̀ mi. come out and die. jáde kó kú. in the name of Jesus. lórúkọ jésù. yes yes open your mouth. ẹ la rí bẹ́ẹ̀. sickness in my blood. ọ̀pọ̀ àìsàn nínú ẹ̀jẹ̀ mi. come out and die. die die die die die die die die in the name of Jesus. kú lórúkọ jésù. die in the name of Jesus. kú lórúkọ jésù. open your mouth and pray. ẹ la rí ẹ̀jẹ̀ mi. a closed mouth is a closed destiny. command the hour of sickness from your father's house from your mother's house from your in-laws house from anywhere. come out and die. come out and die. come out and die. come out and die in the house, in the leg, in the womb, in the organ, in any part of the body. Out, out, out, out, out, out, out, out, out, out, out. In the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. Come out, come out, come out and die. Come out and die. Come out and die. Come out and die. Come out and die. Come out and die. Come out and die. Come out and die. Come out and die. Come out and die. Come out and die. In the name of Jesus. In Jesus orúkọ Jésù la gbàdúrà. God bless you. Ọlọ́run á bùkún fún yín. I say God bless you. Ọlọ́run á bùkún fún yín. Raise your two hands to the God of our father. Ẹ̀gbọ́n ọmọ èyí sọ́kọ́ bàbá. The God of Daniel, the God of Daniel Kọ́láwọlé Olúkọ̀yà. Ọlọ́run The God that answered by fire. Ọlọ́run tó dáhùn nípa iná. And pray this prayer by like this. Ẹgbà sókè yìí báyìí. The anointing of divine healing. Ìfọwọ́rọ̀ fún ìwòsàn àtòkè wá. Over Jesus. Lórúkọ Jésù my life. Yes, receive your healing. Receive your healing. Gba ìwòsàn rẹ lórúkọ Jésù. Overshadow my life. Ṣíjìbù ayé mi. Overshadow my life. Ṣíjìbù ayé mi. Overshadow my life. Overshadow my life. Overshadow my life. Ṣíjìbù ayé mi. Say it louder. Say it louder. Ẹ̀sọ́ sọ jáde. In Jesus' mighty name, we are overshadowed. Lórúkọ Jésù àṣírígbà. Amen. Àmín. Beloved, we are still praying. We are praying on breakthrough. And I believe everybody wants breakthrough. You will shout this loud and clear. Ẹ kéde ilé Say, Oh God arise! Olúwa dìde. my coast. Kí o sọ agbègbè mi di ńlá. In my business. Nínú òwò mi. In my work. Nínú iṣẹ́ mi. In my career. Nínú iṣẹ́ tí mo ṣe. This year. Lọ́dún yìí. In the name of Jesus. Jésù. Oh God arise. Olúwa dìde. And enlarge my coast. agbègbè mi ńlá business, in my career, in my work, this year, in the name of Jesus. Say it louder. Enlighten my cause, enlighten my course. In the name of Jesus, in the name of Jesus. In Jesus' mighty name we pray. Lórúkọ Jesus, la badura. You will shout the second one like this. Ẹ̀sùn kígbe lè tó Say. termites of devourer. Àwọn jẹrunjẹran àti. Termites of devourer. Àwọn ikú ajẹnirun. I shine against my finances this year. Àwọn lòdì sí àwọn ìbùkún mi lọ́dún. Lórúkọ Jésù. In the name of Jesus. Lórúkọ Jésù. Die die die die. Ẹkú ẹkú. Powers of Devora. I sign against my breakthrough this year. That in the name of Jesus. Thank you, Father. Jesus, mighty name we pray. The breakthrough that will turn your story to change. The Lord will give it to you in the name of Jesus. Can I have your seat briefly? We are into the, another section of our prayers. A lọ sí ìpele mìíràn àdúrà wa. And this is the last section. Eléyìí tí kẹ́yìn nìyí. We are praying on what I title Holy Ghost baptism. À ń gbàdúrà fún ohun tí à ń pè ní ìbámu sí òkè wá. So if you are here this morning, you desire the power of God. Ẹ̀bá nílò iná àti agbára Ọlọ́run. You need total freedom from the idols of your father's house. Ẹ nílò láti kúrò nínú òrìṣà ìdílé bàbá yín. You want to be hearing clearly from the Almighty God. Ẹ gbọ́ ògo Ọlọ́run. Kindly rise up on your feet. Ẹ dìde dúró lórí ẹsẹ̀ yín. You want to partner business with God Almighty. Ẹ fẹ́ bá Ọlọ́run dòwò pọ̀ báyìí. And you are going to close your eyes and shout this prayer point like this. Ẹ di ojú yín, ẹ sì kígbe àdúrà. The louder you shout it, the quicker your deliverance. Bí ẹ bá ṣe kígbe rẹ̀ tó. Say, idols of my fathers are. Jesus mighty name they die. Can you raise up your two hands to the heavens? You must not allow the voice of the person beside you to overshadow your own voice. You are going to shout this seven hot times. Ẹ ti gbẹ ilé anointing of Holy Ghost? When you shout seven hot times. You begin to you begin to say envelop me. Overshadow my life. Envelop my life. Overshadow my life. Are we ready now? Say anointing of Holy Ghost. Overshadow my life. Say one more time.